tọ́jì lára wọn tí láwọn tí wọ́n kọ òun náà ni àwa ikú tọ́làb àwọn nǹkan tó jẹ́ ipò mọ́ṣẹ́gí ní o mọ́ ń kọ dí ìní ìmọ̀ so inshallah ṣe kì bẹ̀rẹ̀ tíra náà pẹ̀lú àwọn pẹ̀lú mọ̀kọ́dímà lẹ́yìn mọ̀kọ́dímà yẹn wọ́n sì bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ mú àwọn àwa ikú yẹn àwọn so a ikùn ó jẹ́ nǹkan tí bìmá náà bìmá so máa ní so nǹkan tí ó máa ń kọ díyàn níbi àtàṣílì ilmi ó kọ díyàn níbi ìnímọ̀ so eléyìí náà láti jẹ́kọ́jẹ́ pé yóò rọrùn fún ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ láti dé nǹkan tí láti dé ààyè tí ó ń fẹ́ which is láti nímọ̀ láti ní tàṣílù ilmi èyàn ló fà tó fi jẹ́ pé ìgbà tó pé èyàn ti mọ fadlu ilmi èyàn ti mọ̀ láti ń bẹ fún mọ̀ ó yẹ kéèyàn mọ̀ náà wípé àwọn ìmọ̀ فبدأ الشيخ بالبسملة قائلا بسم الله الرحمن الرحيم الحمد لله وحده وصلى الله وسلم على من لا نبي بعده أما بعد wọ́n ní fàhádìí kẹlìmáàtù mọ́jẹ̀zà wọ́n ní àwọn tíráyò wọ́n tíráyò àwọn ọ̀rọ̀ tó wà summarized ni kuntu qad nashartu ba'daha fi majallati mujahid so wọ́n nípa àwọn tí àwọn tí àwọn tí ṣíẹ̀ àwọn apá kan níbi àwọn ọ̀rọ̀ yìí níbi majalla kan so ní ọdún 1409 ní wọ́n pè ní mujalla ẹni mujalla al-mujahid tatanawalu ba'da ma ya'iqu talibal ilmi an muwasalati sayrihi fi tahsilil ilmi an-nafi' wọ́n ló kó sínú díẹ̀ lára àwọn nǹkan tí ó ma kọ díọ̀ ma kẹ́kọ̀ọ́ mọ̀ níbi iṣẹ́ kí ni ìkọntínú ìtẹpẹlẹmọ́ ojú ọ̀nà ìwámọ̀ hmm, ìwá ìmọ̀ tí ó ní àlàáfíà wọ́n níbi sharh wal àwọn kọ́ àwọn kan wá pẹ̀lú àwọn àlàyé wọn pẹ̀lú àwọn àlàyé wọn wàkánà al-ba'ith ala tahririha wọ́n ni tó wá fàtàn fún akójọ níbi táwọn fi tó táwọn fi gbẹ̀yẹ́ bẹ́gbẹ́ báyìí níbi báyìí al-ishfaqu ala compassion pé àánú ń ṣe àwọn nípa pé àwọn èèyàn ti ń tají sí wọn hmm? mina ad-dakhil ala ususiha ath-thabitati kó mọ̀ jẹ́ kí báyá ìmọ̀ táwọn èèyàn ní torí pé ìmọ̀ ó ṣe kí ni ó ní ìpínlẹ̀ ó ní àwọn foundation tó wà tó wà established kó máa jẹ́ pé àwọn àsáwọ̀ masáwọ̀ inú àwọn basis yìí allati salafuna salih àwọn ususu ilmi àwọn àwọn ìpínlẹ̀ àwọn foundation mọ̀ tó pé àwọn salaf arsaha àwọn náà ṣe kí ni wọ́n rìn lórí ẹ̀ so tí wọ́n yàní salafuna salih ridwanullahi alaihim ajma'in wani wal بيد الشباب والأخذ بيد شباب هذه النهضة المباركة ولا láwọn ṣe ilé ìbákaná láti lè jẹ́ pé èyàn ó gba ọwọ́ àwọn fẹ́ fi gba ọwọ́ shabab tó tají símọ̀ nahwa afdol asúbòlè tó tó pé àwọn fẹ́ kó lè bá rin ojú ọ̀nà tí ó fi ń dájú tó fi dájú lọ linaili l'ulumi shari'iyya láti lè bá ní àwọn ìmọ̀ ẹ̀sìn mu'iqatin liyakuna ad'a litinabiha wọ́n láwọn kan yìí àwọn mú wá ní ìmú wá pé àwọn kan yìí ni ó mọ̀ kọdíyàn àwọn mú wá ní mú bí pé negative so because wọ́n lè mú wá mú pé ah, ah ọmọ akẹ́kọ̀ọ́ kó jìnà sáwọn kan yóò kó jìnà sáwọn tí èyí ó mú opposite wa because tọ́má tí tọ́lọ̀wà alába wọ́n wa against ti tọ́lọ̀wà alába sọ pé ká jọ́sí fóònì so al'amuru bi tawhid ó tún mọ́ wọ́n gbà mí bí annahi àni shirki so tí wọ́n sọ pé a ah, opposite nǹkan yóò ẹ jìnà sí tàbá ní pé ká jìnà sí opposite nǹkan ìyẹn túnmọ̀ sí pé nǹkan yẹn gẹ́gẹ́ kásẹ̀ kínú ká mójútó nìyẹn so wọ́n ní pé àwọn mú wá aláṣẹ́bílì pé àwọn kan yóò mọ kọ́ dín ẹ́n so that yóò lè yóò lè jẹ́ nǹkan tí yóò tètè pèyàn lọ sí pé kíyàn jìnà sí hmm? wa aqwa then ìṣọ́ra fáwọn nǹkan yìí yóò lè wà strong again، على أن في ضمن هذه al-ma'iqat ma yuhdi ila tawaqqiha so uh, wa yu'inu ala at-takhallus minha wọ́n ní pé torí pé níbi àwọn uh, àwọn àwọn àwọn àìkù táwọn mú wà yóò àwọn tó wọ́n tún fi àwọn tó fi síbẹ̀ náà àwọn kan tí ó mọ̀ tọ́ka wa lọ sí ibi pé ọ̀nà wo láàfi jìnà sí nǹkan wọ́n á mú wá pé nǹkan yé wu ni wọ́n á tún wá mú pé ọ̀nà wo láfi jìnà sí wọ́n tún mú wá náà bákanáà nǹkan tí yóò sì ràn wá lọ́wọ́ ẹn ala takhallusi minha lórí gbogbo láfi jìnà sí wa qad akthartu min an-naqli 'ani as-salafi as-salih fima yata'allaqu bi hadhihi al-ma'iqat liyartabita bihim al-qari'u wọ́n láwọn pọ̀ yóò lè máa ní ìso mọ́ papọ̀ máwọn yóò lè mọ̀ ní ìṣòwò pọ̀kọ̀ mọ́ àwọn sálà yóò lè mọ̀ mọ̀ wọn yá Sufyanu Thauri àbáyìí ni Sufyanu bin Uyayna báyìí yóò lè mọ̀ wọn yóò lè ní connection pẹ̀lú wọn wa ya'khudha min siyarihim yóò sì lè máa ṣe kíni yóò lè máa mú níbi ojú ọ̀nà wọn minhajan lahu wa ya'khudha min siyarihim manhajan lahu yóò sì mú ojú ọ̀nà wọn as methodology fúnra rẹ̀ fa innahum adha wa atqa wọ́n nítorí bá wọn sálàfù àwọn náà ni àwọn tí wọ́n fi mọ̀nà jù àwọn náà sì láti wọ́n fi ń páyọ̀ lọ́mọ alájú warahimahullahu ibn mujahidin al-mukri indama qala lahu rajulun wọ́n ní kọ́lọ́kọ́ bá tẹ́ ibn mujahid nígbàtí ẹ̀kan sọ fún lima la takhtaru li nafsika harfan so kí lẹ́tí wọn náà ṣe ní harfu tẹ kí lẹ́tí wọn náà ṣe ní kìrọ àti ẹ̀tọ́ pé ìwọ́n náà mọ̀ká in that specific way faqala ló bá fi hifdhi ma madha alayhi a'immatuna ahwaju minna ila ikhtiyarihi onígbóso orí pé ká sì wá fi ayé ara wálẹ̀ ká fayé wálẹ̀ lórí pé so àwọn tó ti wọ́n lẹ́yìn ká mójútó ká ha so ó pè jù kí n ṣe kírun kébìnà tún ẹsẹ̀ ní kìrọ̀ àtèmi táyọ̀ mọ̀ ṣe ìntìzá sí lọ. àwọn nǹkan táwọn sálàfù ti ṣiṣẹ́ lórí káwà wá sọ ká mójútó wọ́n ní wakọ̀ tam tú ha àwọn parí àwọn àwọn ẹ̀kọ́ yóò bí sọfà hayati mufida pẹ̀lú àwọn pages tí ó wà important harọ́rọ̀ ha alàlámẹ́tu tó wà beneficial wọ́n ní alàlámẹ́tu abdurrahman bin nasir saadi àwọn ni wọ́n mú wa so wọ́n ní fiha jumlatun minal fawaid ó kó àwọn benefit sínú al-muta'alliqati bi adabil mu'allimin wal muta'allimin láwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ ra'aytu dammaha ila hadhihi an-nubdhati takmilan lil fa'idati wa ta'miman lin naf' wọn láwọn mú mọ́tíra yìí torí pé wọ́n ní wallahu al-muwaffiqu والهادي إلى سواء السبيل ọlọ́run bá allah ni olùfi ní ṣekùn gẹ́ dáadáa bákan náà ọlọ́run bá allah ni olùfi ní mana lọ sí bí ọ̀nà tó ti ń tọ́jú wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in but inshallah a ma bẹ̀rẹ̀ sí ní maka àwọn àwáìkù yẹn láì wọ́n ni al'a'ikul tó mọ́ kọ díyẹn níbi ìníma طلب العلم لغير وجه الله لغير وجه الله تعالى ìmá واما ẹ́ yàtọ̀ sí fún ìmá wámọ̀ fún nǹkan mí yàtọ̀ sí pé ìmá fi wá ojú rere ọlọ́mà Allah subhanahu wa ta'ala ìmá wá ìmá fún nǹkan mí yàtọ̀ sí pé ìmá wámọ̀ torí dọ́lọ́n ayé adamul ikhlas wani ana amiri limuminina abi hafsin amara bin khattabi radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul wa mu hadithu ah, hadithu láti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ Umar ibn Khattab wọ́n ní pé anábí sọ wípé sami'tu Rasulullah yakun mọ̀gbọ́ta anábí sọ pé innamal a'malu binniyat ẹ̀rí gbogbo ṣọ́ pẹ̀lú àwọn àníyàn wọn ni o wà innama that is àmà wọn iṣẹ́ rẹ̀ wò pẹ̀lú àníyàn rẹ̀ yóò mọ̀ gbalada tàbí yóò mọ̀ gbẹ̀sẹ̀ lórí àníyàn rẹ̀ wà innama likulli imri'in ma nawa ọmọ èèyàn kọ̀ọ̀kan máa ṣe kíni o yóò iṣẹ́ rẹ̀ faman kanat hijratuhu ila Allahi wa rasulih ẹn tó bá yẹ pé òun ṣe hijrọ ó fi ààyè kúfùrù lẹ̀ lọ sí ààyè islam ẹ nítorí tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ẹ fa hijratuhu ila Allahi wa rasulih hijrọ rẹ̀ ó ṣe torí tọ́lọ́ ni waman kanat hijratuhu li dunya yusibuha ẹn tó bá ṣe hijrọ bí ṣe ìṣe gbangban tó ẹn tó bá lọ ṣe nítorí tayé ẹ aw imra'atin yankihuha àbí nítorí obìnrin kan tó fẹ́ fẹ́ fa hijratuhu ila ma hajara ilayhi in tó ṣe hijira lórí òun náà ni yóò gbẹ̀san rẹ̀ lórí so ọ̀dọ̀ náà ni kó tó lọ gbẹ̀san rẹ̀ وعن ابن مسعود رضي الله عنه أنه قال وقال ترى ابن مسعود قال لو أن أهل العلم صانوا العلم wọ́n ni tó ẹni ẹ̀ráwọn onímímọ̀ tó bá kán bá lè sọ ìmọ̀ ni ẹ́ tán bá lè sọ tán bá lè protect ẹni wọ́n sì gbé ìmọ̀ sí ààyè rẹ̀ wọ́n sì gbé ìmọ̀ sí ààyè rẹ̀ ààyè àpọ́nlé tó kágbé sí lẹ́sàádù bihi ahla zamanihim kódà àwọn ni wọ́n bá jẹ́ ọ̀gá láàrin àwọn yẹn so torí pé àwọn yóò mọ̀ pọ́n ìmọ̀ yẹn lé wọ́n lè mọ̀ pọ́n àwọn ẹran lè bákan náà wọ́n ni walakinnahum bẹ̀dàlúhù lè ahàlì dúnìyà ṣùgbọ́n kí náà ṣe àwọn onímọ̀ kí náà ṣe wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ná ìmọ̀ liyanalu bihi min duniyahum láti lè bá mọ́ rí díẹ̀ gbà níbi ayé

òun ṣe rí wájú ọlọ́ba Allah subhanahu wa ta'ala jẹ́ tọ́lọ́ máa gbé òdìdé ó pa gbogbo ronú ẹ̀ papọ̀ síbi ẹyọ kan yẹn wọ́n ni káfà lọ́ọ̀hù hamadu ni ya ọlọ́ba Allah sì tó hmm? ẹni tí wọ́n pín ròyìnrò yí ayé bó ṣe ń ro ájẹ ámú àálà àkímínà tún lóòjì lágbájá lọ kímínà tún ṣe kí n tún ra mọ́tò kí n ṣe kí ẹ́ wọ́n lẹ́yìn títí ẹ̀bá rí bá yóò lam yubali lahu fi ayi awudiyati ha halaka ọlọ́ọ̀bá lóò kí ẹ̀wọ̀ kò bá jẹ́ pé báyá ibi tó ti ń bá ti ajẹ́ àmù káàkiri ni àbí ibi tó ti ń bá ti pé àṣà gajà àwọn èèyàn lọ ní ibi tó ti ń bá ti pé àní mọ́tò jàwọn èèyàn lọ ní àríkẹjà ibẹ̀ ló bá ti parun kò kọ́ lọ́hun wọ́n ló kó bára rẹ̀ wọ́n ni inna ahakọ̀

èyàn bá ní ìmọ̀ yẹn èyàn wá ìmọ̀ yẹn èyàn lo ìmọ̀ yẹn nítorí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala àwọn náà rántí lára àwọn tí wọ́n kọ́ gbé dìde wọn lọkùnrin kan tó ṣe kí ni tó lómà wọ́n àbẹ̀rẹ̀ pé kí ló lómà rẹ fún yóò nígbà òun so innama ìmọ̀ rẹ ó lo liyuqal innahu alimun káyọ̀ lè bá sọ pé àwọn onímọ̀ ni fakọ́dé kíl wọ́n sì ti sọ to idan turiha fi jahannam wọ́n ni kan lọ jù sínú iná kọlọmọ Allah wọ́n ni amma idha kana li ghayrihi fala fadilata fihi ṣùgbọ́n ìmọ̀tẹ́yìn bá wá nítorí dínmi àtọ́sí torí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala fala fadilata fihi kò sí oore kankan bẹ̀ kò sí yìnyàn kan bẹ̀ bal huwa fitnatun wa wabalun kódà fitna ni ó ma jẹ́ lọ́dọ̀ tó nírú mọ̀ bẹ́ẹ̀ àdánwò ni ó ma jẹ́ lórí ẹ̀ wasuhu aqibatin kódà ìgbẹ̀yìn bú ní ó fún rẹ̀ níbẹ̀ وقد علم أن قبول الأعمال متوقف على إخلاصها وصلاحها nínú dáàtí masájú o náà ni pé kọ́lọ̀bà Allah tó gbaṣẹ́ lọ́wọ́ ẹrú tó jẹ́ musulmi ó gbọ́dọ̀ jẹ́ ó wà lórí pé kẹ́niyàn kó ṣe ìkanyàn torí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala wa salahiha kó sì ṣe ní ìbámu pẹ̀lú ti sunna nabi Muhammad kama qala ta'ala gẹ́bọ́lọ́mà Allah sọ pé kí ni wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu ad-din hunafa ọlọ́sọ pé a pa wọn láṣẹ ju pé kí wọ́n jọ́sìn fún Ọlọ́run bá Allah nìkan lọ mukhlisina lahu din ní ìṣẹ́kíní ṣe ẹ̀sìn lọ́kàn ṣoṣo fún nìkan hunafa'a ìgúnríkù omi ṣírkù ìṣẹ́rí lọ́sọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú tawhid fa idha qasada talibu bil ilmi arada dunya faqad asa rabbah wọ́n ní ṣe rí gbàtí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ tó bá lọ lè da àníyàn papọ̀ òun wa ta'aba nafsah ó ṣe kí ni ó sì ti waste energy ara rẹ̀ ó kàn waste life ó kàn waste ara rẹ̀ lásán ni ẹ wà bá abi ifmihi ó sì deserve ó ṣe kí ni ó ti gbẹ̀ṣẹ̀ walam ya'tihi mina dúníyà illa ma kutiba la gbogbo wàhálà tó tún wá sí lórí ayé náà ọwọ́n ta ti kọmọ náà ní orí ò lè rí kọjá ti kọmọ qala al-Hasan rahimahullah ọ̀run rẹ̀ lè bá dáa kíjọ kẹyìn rẹ̀ kó lè bá dá àtọ̀rọ́ká ha yóò rí máa yóò sì rí ìgbẹ̀yìn tó dá wa man talaba al-ilma ibtigha ad-dunya fa huwa hadduhu minhu wọ́n ní ṣùgbọ́n tó bá ń wá mọ̀ nítorí tilé ayé ń bì tọ̀ ọwọ́ ọ̀pin tó ti rí ń bi ta léyé náà ọwọ́ ọ̀pin pé wọ́n ti yíyẹn náà wọ́n ti fi Eh, fàdákẹ́ hazuhu minha ìpín rẹ̀ náà ló ti rí yẹn wà ábúlágù min dhalika qawlu nabi sallallahu alaihi wasallam fi ma rawahu abu hurairah radiyallahu anhu wọ́n ní pé yìí tó tún fi lè jù àwọn kásà pé yìí tó tún fi tí yíò tún fi ètè so níbi riwaya alimamu ahmad fi musnad wọ́n ni man ta'allama ilman ẹni tó bá kọ́ ìmọ̀kan o ìmọ̀kan mimma yubtagha bihi wajhullah lára àmọ̀ tó jẹ́ pé èèyàn máa ń fi wá ojú rere Ọlọ́run ni la yata'allamuhu illa liyusiba bihi 'aradan min ad-dunya ṣùgbọ́n wọn wá fún nǹkan míì ju pé láti lè bá rí nǹkan kan bí láyé náà lọ lam yajid 'arafa al-janna yawma al-qiyamah ó wá mọ́ ṣùgbọ́n kò wá nítorí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala ìmẹ̀sí ní o ṣùgbọ́n kò wá nítorí tọ́lọ́mà Allah nìkan ṣoṣo ó tún dá kí ni ó dá ti tayé nàmà wallahu al-musta'an wọ́n ni qala ibn Ata'i rahimahullahu fi man ta'allama li ghayri Allah ibn Ata'i sọ pé ja'ala Allahu al-ilma alladhi alimahu man hadha wasfuhu hujjatan alayhi ẹ̀rẹ́ tó bá rí báyìí ẹ̀n tó wámọ̀ nítorí ó lọ ń wámọ̀ nítorí kí ni nítorí ọ̀rọ̀ ayé ọlọ́run bá alá ìmọ̀ rẹ̀ yẹn ọlọ́run ti ṣe ní ẹ̀rí lé lórí kí ló fẹ́ sọ ó sọpọ̀ onímọ̀ ni àbúsọpọ̀ mọ̀ ẹ́ wà sábàbà ń fi tahsil al-uqubati ladayhi yóò sì mẹ́jẹ́ sábàbí tí ó fi jẹ ìyà níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala wala yaghurrannaka an yakuna bihi intifa'un lil-badi wal-hadir mọ́ wà jẹ́ kó tọ̀ àwọn tó súnmọ́ àwọn tó jìnà wọ́n sáfà níbẹ̀ wà fil khabari gẹ́bó ṣe wá inna Allaha la yu'ayyiru hadha ad-dina bir-rajulil fajir kódà fájìrì gan ọlọ́wọ́ fi sí kí ni ọlọ́wọ́ fi rẹ̀ sí rẹ̀ sí yìí lọ́wọ́ abílẹ̀ tàṣẹ ẹni yìí tó ẹ pé nǹkan tó hàn sáwọn èèyàn ní pé kí ni ó nímọ̀ ó sì ń káwọn nímọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ tí ẹ̀ bayna مثل من تعلم العلم لاكتساب الدنيا والرفعة فيها والرفعة فيها كمن رفع العذرة بملعقة من الياقوت ẹ̀rí àpèjúwe èèyàn kan tí ń segin ni ó ti ń wá ìmọ̀ ó ń wá ìmọ̀ láti lè bá rí nǹkan kan níbi ilé ayé tàbí láti lè bá ga lọ́dọ̀ àwọn èèyàn ó dàbí ẹni tó ń gbé ẹ̀gbin pẹ̀lú kíni pẹ̀lú spoon pẹ̀lú spoon golden spoon spoon tó gbé gold ni ẹ̀wọ̀n kan spoon tó gbé gold ni wọ́n fi ń ṣe kíni òfin gbé ẹ̀gbin òfin páàkì ẹ̀gbin wọ́n ní fama ashrafal wasila ẹ̀yìn náà ẹwọ míìsì tó lò ẹwọ míìsì tó lò ẹwọ ìmọ̀ tó fi ń wá nǹkan yẹpẹrẹ fama ashrafal wasila ẹwọ kíni o ìmọ̀ bí ma ṣe ṣe kíni o bí ma ṣe bí ma ṣe gbangban tó bí ma ṣe jẹ́ nǹkan tí ó wà nógù tó ó wà lọ ń lò wọ́n ní wà ma akhassal mutawassala ilayhi ẹwọ nǹkan tó ń ṣe kíni o ẹwọ nǹkan tó ń fi ń ṣe that is ó ń fi ìmọ̀ tó gbọngbọ́n ó fi ṣegí ní ó fi ń wá ayé nǹkan tó yẹpẹrẹ so nǹkan tó means tó ń lò ó wá expensive jù kí ní o jù nǹkan tó fi ń wá lọ Allahu musta'an wọ́n ni wà qala Suhnun lára àwọn ashabu Malik al-Maliki wọ́n ni kana Ibn al-Qasim qallama lana illa wa huwa yaqul wọ́n Ibn qasim so wàhúwá ibn al-qasim abdurrahman ibn al-qasim ibn muhammad ibn abi bakrin radiyallahu anhu so wọ́n ni ó bá ń sọ fún tó bá yọ sáwọn yóò sọ pé ittaqullaha ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sí o ẹ páyọ̀ Ọlọ́run o fa inna qalila hadha al-amri ya'ni al-'ilm ma'a taqwallahi kathirun ṣe rí pé kíyàn sí gíní kíyàn páyọ̀ Ọlọ́run máa Allah hmm? ẹni pé ṣe rí pé ìmọ̀ yìí alámọ̀rí that is ìmọ̀ kó sì wà kéré ṣùgbọ́n kí takuwa Allah kó tẹ́ kí ni kó já lọ́pọ̀lọpọ̀ ha kathirun ìmọ̀yán pọ̀ wa kathiruhu ma'a ghayri takuwa qalilun wa kathiruhu ma'a ghayri takuwa qalilun ṣùgbọ́n kí ìmọ̀yán wá pọ̀ kí takuwa wá mọ́ sí bẹ́ ẹ́ kódà ìmọ̀yán ìmọ̀yán pẹ̀rẹ̀ ni ìmọ̀ tó kiri ni wa qala Yusuf bin Hussein wọ́n máa ń gbà wá níyànjú pẹ̀lú nǹkan mẹ́ta wa yaktubu ba'duhum ila ba'din kódà ó máa ń wà lára àwọn kan tó fi máa ń kọ lẹ́tà síra wọn wọ́n ní man ahsana sariratahu ẹn tó bá tún kọ̀kọ́ rẹ̀ tó bá tún ṣe ahsana Allahu alaniyatahu ọlọ́run bá lọ́wọ́ sì tún gbangba tiẹ̀ náà sí so wọ́n ní wa man aslaha ma baynahu wa bayna Allah aslaha Allahu ma baynahu wa bayna nas ẹn tó na bá tún ti ń bẹ láàrin wọn yẹn sí ọlọ́run tó tún ti ń bẹ láàrin wọn àtọ́lọ́run sí that is ó ṣe torí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala nìkan ọlọ́mà lóòtún tí ń bẹ láàrin òun àti tàwọn èèyàn náà ṣe <clears throat> wa man aslaha amra akhiratihi aslaha Allahu amra dunyah wọ́n ní ẹ̀rí ẹn tó bá tún alámọ̀rí ọjọ́ kẹyìn rẹ̀ sí ẹ ọlọ́mà ló sì bá tún alámọ̀rí ilé ayé rẹ̀ sí wa qala Ibnul Mubarak Abdullah wọ́n awwalul ilmi ẹ̀rí ìṣẹ̀bẹ̀rẹ̀ mọ̀ aláwọ̀kọ́ àníyà kẹ́ ní àníyàn torí tọ́lọ́mọ Allah ni mo ṣe fẹ́ wá ìmọ̀ yìí tó bá pẹ́ kò bá rí bẹ́ẹ̀ kí ẹ̀wọ̀n tí ń jẹ báyìí nìsìn thumma al-istima' lẹ́yìn bá ṣe kí ni èyí ó máa then èyí ó máa gbọ́yé èyí ó máa gbọ́yé thumma al-hifdhu in tẹ́yàn ti gbọ́yé èyí ó máa ha eh thumma al-amalu nǹkan tẹ́yàn ti ha yẹn ìgbà yẹn ni ìmọ̀ spread so ọmọ pẹ̀lẹ́ ni darajatu al-ilmi wọ́n ni wà húnna amurun yanbaghi tanbihu alayhi wọ́n lára mọ́rí kan bẹ́ ń bí o ó yẹ ká mójútó ala wa huwa anna jama'atan mina salafi àwọn apá kan wọn salafu qalu wọ́n sọ pé kunna natlubu ilma lidunya nígbà tá bẹ̀rẹ̀ sí ní wámọ̀ àwọn torí tọ́lọ́ àwọn wá torí tayé náà fajarrona ila al-akhirah ìmọ̀ tá wá wáyẹn ló wá dá padà lọ sí pé ah ìrọ̀ àgbọ́dọ̀ wá torí kí ti ọjọ́ kẹyìn ni wàtọ̀lábùnà hadhal amrọ̀ ìmọ̀ yí abẹ̀rẹ̀ sí ní wa wà lẹ́sà fi hì ní yà kò sáníyàn kò sí àníyàn gidi mẹ́ kò sí pé torí tọ́lọ́ mẹ́ ẹ́ thumma ja'ati niyyatu ba'd ṣùgbọ́n níwà tàbẹ̀rẹ̀ sí ní wá mọ̀ tàbẹ̀ ah, very very important níbi nǹkan yóò labáṣe kí ni o ní àníyàn tó ń ṣe ni ló tó join ìyẹn túmọ̀ sí pé tí o bá rí bó ṣe kó rí láti pìnlẹ̀ bá sí wọ́n ni man talaba al-ilma li ghayri Allah ẹni tó bá wá ma ń torí nǹkan mẹ́ta títọ́ náà ya'ba alayhi hatta yasirahu ila Allah ìmọ̀ ò ní kọ̀ fún ọ ìmọ̀ sí kíni ìmọ̀ ní gbà afwan ìmọ̀ ní gbà kó sí kíni kó ma wá òun àfi kó so wani ah, rahimahullahu ta'ala sharaha hadhihi al-ibarat sharahan mufida wọ́n ní wọ́n ti ṣàlàyé ẹ̀ ní àlàyé tó ṣe kí ni tó wà beneficial faqala ala qawli Ma'mar bin Rashid wọ́n ní wọ́n mú ọ̀rọ̀ uh, uh, Ma'mar bin Rashid wa wọ́n fi ń ṣàlàyé àwọn yòókù wọ́n ní kana yuqal Ma'mar sọ pé inna ar-rajula ọkùnrin kan la yatlubu al-ilma li ghayri Allah yọ ṣùgbọ́n ìmọ̀ ó kọ̀ fún pé rárá alógbọ́dọ̀ wá kí nítorí tọ́lọ́ qala al-imam adh wọ́n ní bẹ́ẹ̀ ni yàtùlúbùhù awwala ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wámà hmm, nísẹ̀bẹ̀rẹ̀ wàlhàmìlú láhù hubbul ilmi mo láìkì ma mo láìkì bá fáyẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n mú ayàwà tí wọ́n mú hadithi wa ah ìbínà láìkì mọ̀ sọ̀lárúbáwá ah ìbínà láìkì nǹkan báyìí ah ìbínà láìkì nǹkan báyìí in tó fi bẹ̀rẹ̀ sí ní wámà nìyẹn pé a sí mínú wà ní mọ̀nkan yìí ni in tó fi bẹ̀rẹ̀ sí ní wámà nìyẹn wà hubbu izalati jahli ó bẹ̀rẹ̀ sí ní wámà torí pé ó fẹ́ yọ àìmọ̀kan ah, a fi alìmọ́ fi ṣiṣẹ́ Eh? wa nahwi dhalik àbáwọn kan tó yàtọ̀ síbẹ̀ walam yakun alima wujuba al-ikhlas fihi ìgbàyàn kò tí mọ̀ pé ah, al-ikhlas jẹ́ ọ̀ranyàn níbi kan tó wà yóò àbí kò tẹ̀ tí ma hakíkọ̀ ikhlas torí pẹ̀lú mímọ̀ ògbé ah, ẹn tó nífẹ̀ẹ́ àti wámọ̀ sí kò tí sí ikhlas mẹ́rin wọ́n ni wala sídìkọ̀ níyà tàbí kò

àníyàn tó dáa yóò sì padà wá bá hmm? tẹ́yányán àbí kó jẹ́ pé díẹ̀ mẹ́ túbò mi ni yá ti hìl fàásídà ti wọ̀yán dàm yóò wà ṣe sábà bí bí ó ṣe túbá ẹ́ yóò ṣe ni ó ṣe kọ́ yóò túbá lórí kí ni lórí níyà rẹ̀ lórí níyà burúkú rẹ̀ lórí níyà tí ó correct rẹ̀ yẹn níyà wà lánìkọ́ correct tùdúgbò nífẹ̀ẹ́ mọ̀ tùdúgbò nífẹ̀ẹ́ ni kó náà gbé àìmọ̀ kan kúrò ní ara tiẹ̀ náà wọ́n ní wà alamatu dhalik lára rẹ̀ lára tí ẹni yóò fi wá padà gbogbo òun ti ń tún níyà òun sí òun ti ń dá padà annahu yaksuru mina da'awa yóò kéré gan yóò kóra yóò gẹ́ra ẹ̀kọ́ ní bí ìmọ̀ claim oríṣiríṣi pé àwọn ti ṣe nǹkan báyìí òun lòun rí báyìí òun lòun ṣe báyìí hmm? so wà hubbul munazara pé ẹjẹ́ kájọ sọ so tó bá pé nǹkan tẹ́ wà lórí tó pé dodo ni so jẹ́ ká jọ sọ ẹ má sá lọ so jẹ́ ká jọ debate so but gbà tá wá tá wá bá yín ẹ ṣe kíni ẹ sá lọ musta'an so wọ́n ní wa min qasdi takaththuri bi ilmihi eh wọ́n ní yóò ṣe kíni yo yo yo yo koraro kò ní bí ìmọ̀ kàkà ìmọ̀ ìmọ̀ fi mọ̀ ìmọ̀ fi boost hm, ìmọ̀ show pẹ̀lú ma wa yuzri ala nafsihi ìmọ̀ ṣe kí ni ìmọ̀ fi mọ̀ bóòsì bákan náà fa in taka karo àwùkọ́ọ̀lá wọ́n ni tó bá ń claim bó níwọ̀n tó pọ̀ ó ń fi mọ̀ bóòsì àbó sọ pé ana a'lamu min fulani mo nímọ̀ jùlọ náà mo nímọ̀ jùlọ gbára náà fàbúrọ̀dán lahu fàbúrọ̀dán lahu wọ́n ni a ẹni bá yóò òun náà ni nǹkan tí àwọn apá kan tí wọ́n kọ̀tàn lẹ̀ tí wọ́n mú wá min anna rajulan ọkùnrin kan khataba imra'atan ẹ̀bá wọn kan ẹ̀ká fẹ́ fẹ́ fẹ́ sọ yóò wọ́n lọ́kùnrin kan ó lọ bá obìnrin kan pé a jẹ́ kóhun fi ọ̀ ẹ́ so lójú ọ̀nà tí ó gbàtọ́ ni o wọ́n ni obìnrin yóò dhata mansabin wa jamalin ó jẹ́ tó nípò tó sì rẹwà fa abat ló bá kọ̀ ìwọ báwo lifakorihi aláìní ní ẹ̀nà wàkílá ti hasbihi ò ní yíò gbáyì náà anybody ò mẹ́rí náà fàfà kárọ̀ lọ́kùnrin bá ronú bí ayi amúrẹ́ ni yana láha bóòlù sí lè gẹ́ẹ̀tì obìnrin yìí ṣé pẹ̀lú owó ni àti kó jọlẹ̀ mọ́rọ̀rùn àbí ṣé pẹ̀lú pé kò ń wá tó ń fi mọ́ gbáyì ni ẹni abilimali amil hasab am alhasab ìwọ́n ló fẹ́ sí méjì fàtàrọ̀ alhasaba òun wà tó ń fi mọ́ gbáyì wà tọ́lá bàláhùlẹ̀ ilma wọ́n wà mọ́ tó ma ti wà mọ́ wọ́n dẹni àpọ́nlé wọ́n dẹni àbí láwùjọ hatta asbaha dha makanan ó wá wà mọ́ tó tọ́ ó wá sí kíni ó wá dẹni àbí láwùjọ tó tọ́ fa ba'athat ilayhi al-mar'atu lóbìnrin bá ránṣẹ́ sí pé à ọkùnrin jò ní rẹ̀ ní 2000 ẹ́ so ó ti propose ohun rí gbà kan ẹbùn sọ fún ẹ́ ta'aridu nafsaha ó sì kí ni ó ń propose ààrẹ fún pé ah mo sì wà available faqala kí lọkùnrin yẹn sọ sẹ́wọ̀n pé pàtàkùnrin ẹ ti nímọ̀ kílẹ̀ kó ṣe in the first place ṣe bí reason tó ṣe wá mọ̀ pé kí ni o torí pé obìnrin yìí gbà tó ti wá nímọ̀ tó ti nípò kílẹ̀ kó ṣe ṣe bóyá kó pàrọ̀ sọ́dọ̀ obìnrin yẹn ẹ́n la obìnrin wá ẹ̀ṣẹ̀ ránṣẹ́ pé ah, ọkùnrin tó ti gbàgbé ni kí lọ́wọ́ sọ la usiru ala al-ilmi shay'a ìní sí kí ni ìní gbé kankan lórí ìmọ̀ láyé ẹwọ nǹkan bá dá nígbà tó bẹ̀rẹ̀ sí ní wámọ̀ sí ní àyẹ̀wà òkè la ṣùgbọ́n nígbà tó padà dé pé eh báyìí ó sì padà tún níyà rẹ̀ ṣe وذلك لأن العلم وأن العلم إمتوك أرسله إلى تصحيح النية أوتوك على لازم بي أن يكون توان ينسي ولا أعمال الصالحة ما سي أعوان تدانا تبع سنة فدخل في عداد قول الله تعالى هو قوشن على وطن معلم باوي ولقب إنما يخشى الله من عباده العلماء أه؟ so wọ́n ní ẹ̀rí o àwọn tí wọ́n máa ń páyọ̀ lọ́wọ́ Allah láàrin àwọn ẹrú àwọn tí wọ́n jẹ́ kí ni àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ni fatawarra'a bi tarki imra'atin kana talaba al-ilmi li ajliha kana wọ́n ní gbówá ó wá kóraró kò fẹ́ obìnrin yẹn ẹn tó ń pé nítorí tí ẹ̀ tó ní kó lè bá àfẹ́ ló kí ní ló ṣe bẹ̀rẹ̀ sí ní wámà i'laman bi sidqi qasdihi wọ́n ní eléyìí jẹ́ pé àpẹẹrẹ pé ìmọ̀ ìfihàn pé a ẹni yìí purpose ẹ̀ ṣe kí ní ó ti wà sọ́ọ́dì kan fi niyatihi ó ti jẹ́ olódodo níbi níyà rẹ̀ wa salamatu ma'rabihi so uh, that is uh, àníyàn rẹ̀ náà sí kí ni ó dáa náà bákan náà ni wọ́n ni wà mimma qultuhu lára tí mo sọ fi hadha al-ma'na min al-abiyat so wọ́n mú àwọn abiyat wa tí a insha Allah so àwọn ni wọ́n kọ́lé wọ́n ni ilaykum yarfa'u shakwa eh, raja'a al-manni aw akhdhi fidai wọ́n ni ọ̀dọ̀ yín o ẹni tó jẹ́ almasu ẹni tí wọ́n ti dè mọ́lẹ̀ tó wà captured gbọ́dọ̀ yìí ní gbé ló ń complain sí pé rọjá almanni ẹ ti ẹ̀sánú òun kẹ tóun lẹ au akhdhil fidai àbí kẹ tún kẹ ṣe kí exchange hmm? kẹ tóun so ẹni yìí ó ti kí ni wọ́n captured kí ló wà kí ni kí ló dè mọ́lẹ̀ kí ló capture rẹ̀ àmọ́ wọ́n ní fakọ̀dé smiley ọwọ́ smiley yín lásán ó sì ti ṣe kí ni o hmm? ó ti kíni ó sì dì mọ́lẹ̀ ó ti di ọwọ́ rẹ̀ méjèèjì mọ́lẹ̀ ìlàl àkọọ̀rìn débi agbọ̀nrẹ̀ báyìí min ba'di alàláhì lẹ́ni tó jẹ́ ẹni tó ga tẹ́lẹ̀ lẹ́ni tó jẹ́ ẹni tó ga tẹ́lẹ̀ so ṣùgbọ́n torí pé kíni ẹni yìí ó ti ó ti ìfẹ́ yín pàápàá jùlọ ẹni tí wọ́n sọ̀rọ̀ pa yìí ó nífẹ̀ẹ́ àwọn obìnrin ká sọ bẹ́ẹ̀ hmm? àwọn tí wọ́n àwọn ọ̀ṣák àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ àwọn obìnrin so àwọn ní pé ah, wàkọ̀dẹ̀ asbah wàkọ́dí adùhá sọ̀rí àn fi hàwákùn látara pé ó nífẹ̀ẹ́ yín látara pé ó nífẹ̀ẹ́ yín o adùhá sọ̀rí àn ó ti wá di ẹn tó wà victim ẹn tó jẹ́ victim casualty kan kọ̀ ìdàn bẹ́ẹ̀tì ẹn tó wá ń jókòó létí ó lè jáde min hurri tana wọ́n ní ah, ó ti ó ti ó ti worn it down ó ti One it out ẹ́ aṣọ́kù bí i máa lọ́ngì kí ẹ máa lọ́ngì fún nǹkan bí a mọ̀ fẹ́ ráun òun fẹ́ ráun tó nífẹ̀ẹ́ sí yìí òun fẹ́ rí wọn wal hijranu minkum àti kí bó ṣe wà separated from eh, lára yín so ó ti ó ti worn it down o wà á di máa qalbahu tula al-ana'i wọ́n ní gbogbo bó ṣe ń ṣe wàhálà pé òun ah, fẹ́ rí òun fẹ́ ráun tó nífẹ̀ẹ́ sí yìí ó ti jẹ́ kí ọkàn rẹ̀ máa ṣẹ̀jẹ̀ hmm? so eléyìí wọ́n fi ń ròyìn hálù ẹni tí ó jẹ́ al-ma'sur ẹn tí ó ṣe kí ni ò tí ó wà nínú gbèkun ìfẹ́ ẹwà mọ̀ wo wọ́n ni wọ́n sọ fún ọkùnrin tó wà nínú gbèkun yóò fasallil qalba anhum fi riyadin tó bá fẹ́ tú ọkàn rẹ̀ lẹ̀ yá lọ fún ọkàn rẹ̀ ní comfort ní ààyè kan ní àwọn àbàtà kan tuhillu al-abda àtọ̀bákọ̀ sàmáì tí yóò gbé ẹrú ẹrú ẹrú ẹrú tí ó yẹ pé èèyàn kan lónìí kìí ṣe ẹrú bí máa na yàní almuslimu almu'min ẹrú bí máa na pé kí ni èyàn kan lóní tuhillu al-abda atbaqa as-sama'i yóò gbé ẹrú ẹni tó jẹ́ ẹrú ẹni yẹpẹrẹ yóò sì gbé sí ipò tó ga hmm? wa tasmu bil wadi'i ila al-ma'ali bákan náà ẹni tó jẹ́ alwadi'i ẹni tó wà àwọn fortress yìí wọ́n sọ̀rọ̀ wọ́n fọ́sọ̀rọ̀ pa àwọn riyadu yìí ni o wọ́n ní gbọ́mọ̀ sí kí ni ó máa ń gbìyàn ga wọ́n wá ní wà taksulu uriya ẹn tó jẹ tí ò lásọ yóò sì dasọ́bo athwaba sana'i irú aṣọ ní wà dàbò aṣọ yìí aṣọ yìí wà tábí ni lèlífàtà dhikran mashidan yóò sì mọ fún ẹrú afwan yóò sì mọ fún ọ̀dọ́mọkùnrin kan o dhikran ìrántí tí ó sì kí ni tí ó wà lofty ìrántí tí ó ga àwọn yóò mọ̀ rántí ẹ̀ lọ lára tọ́nà ọba aláṣẹ fún Sheikh Abdulsalam bínú burújísì náà nìyẹn ẹwọ kan wọ́n kú ní 38 years old ẹwàdúrà àwọn àkàtọ́ ti kọ ẹwàdúrà àkàtọ́ ti kọ wọ́n ní riyadun wọ́n wá ń júwe àwọn riyadu yíò afuwa wọ́n ní wàtáhíyà rọ́smahutu lalbakọ́ ì tó jẹ́ wípé yàní fígọ́ rẹ̀ hmm, yóò sì máa sí kí ni yóò sì máa yìí lọ yóò wọ́n máa rántí ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ gidi tó ti sọ wọ́n máa rántí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó ti fi sílẹ̀ wọ́n máa rántí ẹ̀ pẹ̀lú àwọn tíra tí ó ti kọ riyadun ọgbà wo la ń sọ̀rọ̀ parẹ́ o bil ma'arifi qad tabahat àwọn ọgbà tó yẹ pé ó wà ó ṣe kí ni ìmọ̀ ìmọ̀ ń lọ ìmọ̀ ń bọ́ mẹ́ ìmọ̀ proud mẹ́ yàní nǹkan tí táwọn yẹn fi máa ń gbayì mẹ́ ẹ́n ìmọ̀ ni wà fákọ̀ jamaluha jídà vìbáì wọ́n ní ẹ̀rí ẹwà tí ń bẹ́ ń bi àwọn ààyè yóò àwọn ríyádù yóò kódà ọ fàìn ju ọrùn ọrùn àwọn díẹ̀ gazelle lọ egbin wọ́n ni ìdáàmà hàlàhàlà òṣàkù yawman wọ́n ni ẹ̀rá àwọn onífẹ́ àwọn onífẹ́ nífẹ́ love and lust wọ́n ni tó máa sí kí ni tó bá dí ààyè yìí lọ́jọ́ kan péré tàwálà ànhúmù ìṣkàn nìsáì kí ni ó ṣẹlẹ̀ wọ́n ni ìfẹ́ obìnrin tó sí kí ni tó dé wọn mọ́lẹ̀ yẹn yóò sì tú wọn lẹ̀ ìfẹ́ ayé tó dùn wọn mọ́lẹ̀ yóò sì tú wọn lẹ̀ ìfẹ́ nǹkan mi tó dùn wọn mọ́lẹ̀ yóò sì tú wọn lẹ̀ wọ́n ni wàkọ̀dìkánù kọ̀díman fi kuyudin àwọn tá ń sọ yíò àwọn ìṣàkù yíò kọ̀dìkánù kọ̀díman fi kuyudin tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà nínú gbèkùn ni o yẹ̀dìlù lè fàkì ha ṣúṣù dàhàhì ìgbèkùn tó yẹ pé kódà àwọn tí wọ́n ní akíkanjú tí wọ́n ní agbára tí wọ́n gbọ́n àwọn gan wọ́n sì kí ni o wọ́n yẹpẹrẹ níbi pé àwọn orí kìíní ìtù àwọn orí gbèkùn ìtù wọ́n ní tahallat àwọn riyadu yóò tahallat bí ṣuyúkì ìdá tabaddaw wọ́n ní àwọn àyè yìí ó kún fún àwọn kí ni àwọn ṣuyúkì àwọn àfáàgbà àwọn onímọ̀ ìdá tabaddaw ìdá zọ́hàrù tó pẹ́ tó má jáde báyìí anárul kauna ẹ́ àyè wọ́n sì mọ̀ tẹ̀mọ́lẹ̀ wọ́n mọ̀ tẹ̀mọ́lẹ̀ bọ́nà máa láti wọ́n sí àwọn àfáà nìyẹn ọlọ́mà aláwọ́ sí wọ́n ní kí ni òṣùpá ni tó àwọn yóò mọ̀ fi wọ́n rí náà fi zulumati albarri wal bahri wani anarul kauna min sharafi diya'i níbi tí wọ́n pé illumination ti ń bẹ lára wọn ìmọ́lẹ̀ ti ń bẹ lára wọn bó ṣe gbáyì tó wọ́n sì tàmọ́lẹ̀ sí gbogbo ayé gbò ṣuyúkún àwọn afá yóò bil ma'arifi kọrì tagọ́dáwò àwọn tẹ́kù wọ́n ti wọ́n wà nurtured pẹ̀lú mani àwọn nurtured pẹ̀lú mani wà sí tọ̀lhílmi àwọn ni àwọn tó yẹ pé wọ́n yani àwọn náà ni olù eh, eh, alhilmu forbearance ìtẹ́ nǹkan mara eh ara wọn ló wà hmm, fi majra dima'i in se kíni in lọ in bọ̀ lára wọn bí ìgbà tí ó pé ẹ̀jẹ̀ se kíni bẹ́jẹ̀ sí mọ́ lára rẹ̀ náà ni lahum fil ilmi sawlatun wa sabqun wọ́n lára àwọn afáta ń sọ authority wa sabqun wọ́n sì ní pé wọ́n wàfíl àfààlì jiddun fi khafa'i bákan náà níbi àwọn iṣẹ́ wọn níbi àwọn iṣẹ́ àṣepamọ́ wọn àwọn iṣẹ́ kọ̀rọ̀ wọn wọ́n sì kí ni wọ́n wà serious wọn mójú rárá gan wafihimu at-talibuna idha ghashawha láàrin wọn lára wọn bákan náà àwọn at-talibun àwọn tó pé wọ́n ṣe kí ni wọ́n sojú kòkòrò sí wọ́n wá idha ghashawha ayé tí wọ́n bá eh, ara wọn òórùn ara wọn yàní bí appearance wọn bẹ́bẹ́rí tí ó ṣe dá nípa wọn yóò sì kíni yóò sì dùn ju ti kíni ju ti alimishiki lọ tarahum wọn ní ẹ̀rí wọn nahwa ha yasa'una jahdan ẹwà rí wọn at-talibun wọn mọ̀ sí kíni àwọn náà mọ̀ gbìyànjú ẹ́ yasa'una wọn mọ̀ gbìyànjú ẹ́ rọjá almanni bóyá ọlọ́ba lọ sí kíni ẹ́ almanni bóyá ọlọ́ba lọ sànú wa aw akhdhi yàní bóyá wọ́n rí so eléyìí ni jimlatan min ipa orin náà alimẹ́mù sọ pé wọ́n ni falhadharọ̀ alhadharọ̀ káwà ẹ̀ṣọ́ra o ayyuha talibu ìwà kẹ́kọ̀ọ́ ọmọ mina shirki fi níyà níbi mọ́rọ̀gúnmọ́nà bá Allah subhanahu wa ta'ala níbi àníyàn fa inna Allah ta'ala yaqulu kama fil hadith al-qudsi ọlọ́ba aláti sọ ní gẹ́gbùsùn wa níbi hadith al-qudsi hadith pé ànábì sọ pọ́lọ́n sọ pé hmm? wọ́n ni ana kúrò níbi ìní ìdí orogún kúrò níbi kúrò níbi kí ni ìbùkátà sí olùrànmílọ́wọ́ la mani amila amalan ẹni tó bá ṣe iṣẹ́ kan iṣẹ́ tí a fi mẹ́gbà ládá ni o ẹ́n asọ́rọ̀ka fi ìhìmá ìyà gọ́yìrì ṣùgbọ́n ó tún wá dà ní ẹ̀yẹn ó tún dà tọ́lọ ó tún dà nǹkan mí náà papọ̀ mọ́ kìí ṣe iṣẹ́ ṣírkù ló ṣe píọ́lì o kìí ṣe bẹ́yà ọlọ foríbalẹ̀ fóòsà ó ń kírun náà ni o ó ni o ó ń kakọ̀rá náà ń taraktuhu wa shirka àtọ́wọ́n àti iṣẹ́ rẹ̀ yẹn àsìkíni ọlọ́mà aláàpá wọn ti وقد أجمع العارفون على أن استحكام الهلكة إنما يكون إذا خلى الله بين الله أكبر wọ́n ní gẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n ní mọ̀pẹ̀ sí wọ́n ṣe kíni o wọ́n sọ pé ìgbàwó ní títàn òdìbá ìgbàwó ní ìparun òdìbá yàn òun náà nígbà tọ́lọ́bà Allah bá Hmm? ọlọ́ba láti pa ẹrú tì pé báyìí náà wúwà báyìí náà nafsihi ọlọ́ba láti pa ẹrú tì láàrin ohun àti ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ní paláṣẹ pẹ̀lú tó wù ìndáhìdín tàtàkọ̀tọ́fuhu àṣàyàtì ẹ wọ́n ní ṣàtọ́nù mọ́ sí bó ṣe wù bí mọ́ sí bá ṣe bó ṣe wù wàtàtàṣàbù bihi almasaliku ojú ọ̀nà tó ẹkùnrin tó ẹkùn ojú ọ̀nà kan ojú ọ̀nà ó pọ̀ mọ́ قال حماد ابن سلمة قال الله كل ما تين كلنا حماد بن سلمة سقوي رحمه الله من طلب العلم من طلب علم الحديث لغير الله مكر به وفي لفظ مكر به ان تو با لون وا ìmọ̀ ìmọ̀ hadith yo nítorí nǹkan mi àti tolo Allah subhanahu wa ta'ala eh mukir bihi that is kò ní rí baraka mo yẹn hmm kò ní rí baraka mo yẹn Ọlọ́run ba ló sì mo ṣe orí Ọlọ́run hm, wọ́n ní fa ifa ìbìrìbìrì eh, sọ pé wà inna salahan niyyati fil ilmi la akbaru mu'inin alayhi wọ́n ní pé ẹ̀rí kí àníyàn dá níbi à ń wá mọ̀ òun náà ni olùrànlọ́wọ́ tó ga jù téèyàn gbọ́dọ̀ mú eh, kama qala abu abdullah arúzàbárì wọ́n ní gẹ́gẹ́ bí abu abdullah arúzàbárì gẹ́gẹ́ sọ pé al-ilmu mawqufun ala al ó wà base lórí pé kó fi ṣiṣẹ́ wal amalu mawqufun ala al ikhlas wọ́n ní ẹwà rí al-amalu in tí a ma gbà mẹ́ ó wà bẹ́sì ló bẹ́ kí ni kó o ṣe ń torí tọ́lọ́mà Allah subhanahu wa ta'ala wal ikhlasu lillah tí ẹ bá wá ní àníyàn tó dá tí ẹ bá ní àwọn sí tí yẹn ṣe èyàn sí torí tọ́lọ́mà Allah ẹ yurithul fahma anillahi azza

لمحمد رشيد رضا وله ما له وله يعني وعليه ما عليه so الرجل حتى في نبي حتى نبي ترى تقول لك تفسير المناع so له أخطاء تي أوني عبارة جن لا يناني أه أها so لا يناني إنكار نزول عيسى وكذلك ọ̀rọ̀ tó sọ nípa Yajuj àti Majuj pé jẹjẹ sọ àwọn bíi microorganisms àwọn bíi microbes àtàwọn ọ̀rọ̀ dáadáa tó sọ oníbídà ni àtọwọn àti ṣéèkì rẹ̀ wọ́n ní naqala an shaykhihi ṣéèkì rẹ̀ náà which is uh, Muhammad uh, Abduh uh, àti àwọn tó jẹ́ Jamaluddin Al-Afghani haula ahlul bid'ah ala kulli hal lakin ó súnmọ́ kó jẹ́ pé torí pé wọ́n ti kọ tírà yìí ti pẹ́ àṣírí àwọn èèyàn yìí kò tí ṣe kí ni o kò tí tú sí àwọn kò wọ́n ní àwọn súfí ọ gbajúmọ̀ ní orí àwọn tí wọ́n pé kán máa sọ wípé ìtumọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní fi ma'na hataini jumlataini ìtumọ̀ ọ̀rọ̀ méjèèjì yìí wattaqullaha wa yu'allimukumullah anna taqwa ìpáyọ̀ náà ṣe kí ni taqwa lèyàn ṣe kí ni ìmọ̀ wa banaw ala dhalika anna suluka tariqatihim ìtumọ̀ ìtumọ̀ taqwa yana be kini o en tó bá tin rìn ojú ọ̀nà tí wọn wa ma ya'tuna bihi fiha min ar-riyadat àtàwọn eré pa lásán tó ma mú wá wa tilawatil awrad àti àwọn kini o àwọn kaba oya kale kale se na kalele wal ahzab àtàwọn bó ṣe ma pín fún àwọn lóríṣiríṣi tuthmiru lahumul ulum al ilahiyya mm-hmm. àwọn kan táwọn ṣe àwọn eré pa táwọn pín fún àwọn yẹn o yóò máa jẹ́ káwọn máa ní ìmọ̀sí biduni ta'allumi ifúnlá ìjókò pé kakọ́ ẹ́ wa yuraddu istidlaluhum bil ayati ala dhalika min wajhayni wọ́n ní pé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yóò àti ayàtọ̀ fi ń sẹ́rí yóò àárọ̀ dàrẹ̀ ní ojú méjì ahaduhuma aláwọ̀kọ́ annahu la pé conjunction tó ń bẹ níbi ìwà eh, yu'allimukumullah ká sọ pé eh, wattaqullah wa yu'allimukumullah yunafi an yakuna jaza'an lahu kò papọ̀ kò lè kò possible kó jẹ́ pé wattaqullaha jaza rẹ̀ wá ní pé kí ni o wa yu'allimukumullah hmm? wa murattaban alayhi pé yóò wà mọ́lé lórí pé ẹ nídìí mọ̀ rárá tọ̀ ibtida'an ṣùgbọ́n ẹsẹ́ kí ni o ẹ máa ṣe takuwa ṣe bí takuwa ala nurin min rọ̀jáà rahmatillah alẹ́sì kẹtàlì sí lórí mọ̀ so but nǹkan táwọn ń pè yẹn wọ́n ní pé téèyàn bá ti ń ṣe o èyí mọ̀ ní mímọ̀ ẹ́ so wọ́n ni pé nínú lúgọ̀ eléyìí kò lọ lè á nà láàtúfà yẹ́kò tẹ́ bí alìmọ̀gọ́ yàrọ̀ àwọn nǹkan méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ́ ẹsẹ̀ kí ni o ìtakùnlọ́ha ẹwà ìmọ̀ sorry ẹ̀páyọ̀ Allah subhanahu lórí ìmọ̀ lórí Allah fẹ́ ẹ́ wọ̀yọ̀ alìmọ̀kùnmọ̀ ọlọ́ba ló sì kí ni anna qawlahum hadha wọ́n lọ́rọ̀ wọn tásọ yóò ibaratun an ja'li musabbabi sababan wọ́n ní pé wọ́n fi nǹkan tó jẹ́ result wọ́n fi ṣe cause nǹkan tó jẹ́ result torí pé result ni takwa cause bóòlè yóò sì àti takwa bí mẹ́dá bil ilmi pẹ̀lú mọ̀ lè yóò fi rí takwa pẹ̀lú mọ̀ pé kíyàn mọ́ pé tọ́lọ́n sọ ni nǹkan ìdá ọlọ́run sọ pé nǹkan yóò da èyí tó da èyàn lẹ́yìn ṣe èyí tí ó da èyàn lẹ́yìn jìnà sí khalas takwa náà ni so pẹ̀lú pé ìyànràn kan ládárọ́dọ́rọ́ Allah subhanahu wa ta'ala takwa náà ni so pẹ̀lú ìmọ̀ lè yóò fi ìmọ̀ gẹ́gẹ́ ní kí ni o ní course so takwa ni kí ni o result wọ́n ni waja'ali al-far'i aslan in tó jẹ́ far'u tó jẹ́ pé takwa branch ni látara kí o al-aslu ìpìnlẹ̀ kan tó ń jẹ́ ìmọ̀ in tó jẹ́ nàtíjà tó jẹ́ result ẹ fi ṣe kí ni o ẹ fi ṣe iṣẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní fa inna al-ma'rufa al-ma'qula in táwọn yẹn mọ̀ tó sì bá làkà ìmú anna al-ilma òun náà gbé kí ni o ìmọ̀ huwa alladhi yuthmiru taqwa òun yóò mọ̀ ṣe so lára àwọn èso mọ̀ òun náà ni taqwa fala taqwa bila ilmin kò sí ní taqwa tí yóò bá nímọ̀ fal ilmu huwa al-aslu al-awwalu wa alayhi muawwal wọ́n ní gbé ìmọ̀ ohun gangan ní kí ni o ohun gangan ní ìpínlẹ̀ aláwọ̀kọ́ bákan náà orí rẹ̀ náà ní kí ni o takwa ọsì kí ni o takwa mọ̀mọ̀ lé lórí wa hadha kalamun jayyidun istahsana hadha kalam sheikh yóò máa fún ọkàn ní strength iman fayastawibu minal ilmi wa yudriku minal fawaid yóò wà jẹ́ pé iman àtàràkọ́ ń ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ rẹ̀ yẹn ẹ máa wo ó nímọ̀ pé nǹkan yìí eléyìí dá eléyìí ò dá ó wá ń fi ṣiṣẹ́ bó ṣe ń fi ṣiṣẹ́ yẹn yóò máa fún ọkàn rẹ̀ ní kúwà yóò máa strengthen ọkàn rẹ̀ bọ́kàn rẹ̀ ṣe ní strength yẹn yóò wà jẹ́ ó lè máa farabalẹ̀ máa gbọ́ ìmọ̀ yìí dáadáa sí ìmọ̀ rí wa yudriku min al-fawaid yóò dẹ̀ mọ̀ rí àwọn benefit ma la yudrikuhu man ta'akhkhara an hadhihi rutba ẹn tí ò bá dé lẹ́fù takwa tó ń dé yẹn ẹni yẹn oníṣẹ́ kíni ẹni yẹn ò ní máa rí lẹ́fù ẹ́ òun ní máa rí lẹ́fù bóhun ṣe ń rí àwọn fawaid sí yẹn wa hadha mushahadun wàtàrọ̀kà ilma òun wá pàmàtì wàkọ́ọ̀lá ló bá ń sọ pé ittaqullaha ittaqullaha wa yu'allimukumullah fahuwa jahilun aláìmọ̀kẹ́lóntọ́n la tujarihi arra'ahu fi jahlihi ẹni kódà àwọn àwọn àwọn àwọn àwọn mob àwọn ẹni àwọn ẹni jẹ́pẹ̀rẹ̀ àwọn ẹni ilẹ̀ wọ́n ṣe kí ni o kódà kò bá kò wọ́n bá nígbà ìmọ̀kan tiẹ̀ àìmọ̀kan tiẹ̀ tún lágbára gan wallahul hafiz kápá rí pẹ̀lú ọlọ́ Shaykh Islam Ibn nínú dárò tààrù láàkìlì wà nàkìlì wọ́n ní pọ́kùnrin kan ó gbọ́ pé anábì sọ pé man akhlasa lillahi arba'ina yawman tafajjarat fi qalbihi yanabi'ul hikma tafajjarat yanabi'ul hikmati fi qalbihi wa ala lisanihi ẹn tó bá file ní ikhlas fún ọlọ́mà yàní e, e, ẹ̀sùn hikma ọgbọ́n yóò jẹ jáde láti bí ọkàn rẹ̀ yóò sì mọ̀ jáde láti bí kíni o láti bí ibi àwọn rẹ̀ àti yóò mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú hikma gan lọ́kùnrin bá mójútó rá kóhùn sí kíni o kóhùn tí ẹ mójútó nǹkan yìí 40 days ló bá rí bí a kíní yóò wà ó wá lọ bá ìkàlára àwọn afá rẹ̀ ó wá sọ fún pé à in tó mójútó ni yóò mumkin gairu sahih so àwọn ní pé ah, òun bójú tó kí ní yíò after 40 days ṣùgbọ́n òun ò rí kí hekima gaga kó pọ̀ jáde báyìí náà wọ́n sọ pé ah, ìwọ náà pay attention sí náà ṣe ìkìláàsì tó ṣe yẹn ṣó o ṣe ìkìláàsì yẹn nítorí tọ́lọ́mbà Allah ni àbú hikma wa